ذكري من دون ni ذكري àdúrà ọgbà ọ̀rọ̀ àzíkìrí ní ẹ̀dọ̀ nínú bàbá àzíkìrí ọ̀pọ̀ nílá àzíkìrí ní ẹ̀dọ̀ nínú bàbá àzíkìrí ọ̀rọ̀mọ́tò àzíkìrí ní ẹ̀dọ̀ nínú bàbá àzíkìrí ọlọ́mọ́tà Àsíkiri ní ìdúní. Èyí alábẹ̀rẹ̀ kìrì àdúrà ó gbà ó. Àsíkiri ní ìdúní náà. Àyíṣà síkiri ká tún yàgbẹ́ ọ. Àsíkiri ní ìdúní náà. Àbájàmọ̀lá tán a ó yàgbẹ́ ọ. Àsíkiri ní ìdúní náà. Àbájẹ̀ fùfú tán a ó yàgbẹ́ dandan nínú. Àjẹ́ ìgbàdúnà ó yàgbẹ́ ẹ̀rùn. Àdíkìrí ní ìjọ nínú. Orí jẹ́ ẹ̀yà yóò di wàhálà. Àdíkìrí ní ìjọ nínú. Orí Àdíkìrí ní ìjọ Àdíkìrí ní ìjọ dùn jẹ púpọ̀ ẹ̀yọ́ yàgbẹ́ ẹni kò sí wọ́n tẹ́lẹ̀ fáwọ́kọ́ lọ́n tó wò ní yàmọ́gbẹ̀ ó dẹ̀gẹ̀ rẹ̀ nù ó domi ara rẹ̀ nù ó bìínú yọ́wà áhù wọ́n bá ti àzíkiri tó bá pọ̀ yọ́wà áhù lára àwọn ọmọ rẹ̀ ó ti ṣe tọmọ kan yókù wa fèsì fún wékè pé ẹni bá ṣe yí máa nì tó sàfíkìrí méjì ló dákọ lókè mú káyà tó wá tẹ̀lé alladhina amanu wa aminu salati tuba lahum wa uzunu alladhina amanu wa aminu salati wọ́n fi al'amalu sọ́lì kún tẹ̀kan ó di mẹ́ta ìmánu billah zikirullah al'amalu sọ́lẹ̀ hmm. kí ni sẹ́rẹ́ wọ́n jẹ́ nǹkan ó dàrú lọ́wọ́ rẹ̀ wọ́n jẹ́ fámílì rẹ̀ ó dàrú látẹnu rẹ̀ má sọ̀rọ̀ tí ó dẹ̀gbẹ́rú má sọ̀rọ̀ tí ó dẹ̀gbẹ́rú gbúrùrùn kíkí mọ́tò gbúrùrùn wa kíkú sí gbogbo olójú àmọ́lù sọ́lù gọ̀ọ̀n àmọ́lù tọ́lù òun ìṣẹ́rẹ̀ gọ̀ọ̀n ìsí mọ́tò rẹ̀ ìparẹ́ lówó ó ta òkú ìyẹ̀kú sí wọn lójú gbábí ọ̀rọ̀ bọ́ támi sí wọn láàrin ojú yìí fọ́ ẹ̀mọ̀ kí mọ́tò mọ̀ Àlàámàlù sọ́ọ́lù nínú ọ̀rọ̀ tọba sàtíkì rí tó ṣe yí mọ́ nìtán fi sẹ́ẹ̀rẹ́ kún un wà tí ìyá tí ń bẹ́lá dúgbò fi nílé ìrọ̀gbúrú rọ̀ kò sádúgbò táwọn àyẹ́ ọmọ mẹ́ kò sádúgbò táwọn bàbá ọmọ mẹ́ kò sádúgbò tẹ́ni bí ọmọ mẹ́ àwọn tó bá níwà tó ní ládàbí tó ń ṣe jẹ́jẹ́ ọmọ ìta ló bí wọ wọ́n yóò kúrẹ́ ọmọ mú sókè ní wọ́n kíyàn wọ́n ní kíyàn báyìí ọlọ́lọ́bárkà ọmọ ìkòsì lálùbárkà dánù àwọn agbémókè wọ́n tùsùgbájú wọn ọmọ kankankan òǹkúta lórí ẹlẹ́ ìwọ̀n lọ́ndáyé fún gbogbo ìlú kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan lọ́lọ́run dá àwọn aṣojú síbẹ̀ hmm. aṣojú tí ọmọ aṣojú rẹ̀ àtàwọn aṣojú tí ọmọ àbúrú ọlọ́run sí yọ̀dá fún ọgbẹ́ ẹmọ́ ṣe ẹ̀ ń bọ̀ wá fún mi lábọ̀ wọ́n ń píta ní mẹ́mẹ́ ẹ̀ndẹ́ mẹ́mẹ́ ọlọ́run fi hàn ọ́ tálùkù ṣe pẹ̀lẹ́ الذين آمنوا وعملوا الصالحات obìnrin tí ń tún lé ọkọ rẹ̀ mẹ́jáwó ọkọ náà ti ń túnlé ìyàwó ẹ̀ sí ọmọdé ti ń túnlé sí ọ̀gá ẹ̀ sí ọmọ ìlú ti ń túnlú ẹ̀ sí wàláì tàwọn ọmọ tí ń bọ̀ lọ́la tàwọn ọmọ rẹ̀ ní tún sí ohun wọ́n sì bọ́gọ̀ ni wọ́n bá di ọlá ọlá ọlá tọ́lá tàwọn ọmọ rẹ̀ ó bá yọ sókè àwọn àṣáyé ah, bẹ́ẹ̀ bàbá

ẹwọ bàbá Adam Abdullahi ilẹ̀ alọ́rẹ́ àtọkùnrin àtọbìnrin tàà fàílá ńlá ẹwọ bàbá alámúnigun nìbàdàn ẹwọ bàbá ọlọ́rẹ́ nìbàdàn ẹwọ àwọn bàbá lọ́fà ẹwọ wọn lábẹ́kúta ní ọlọ́gbọ́ ẹwà wọn lẹ́kọ̀ọ́ bàbá ìmáàmù tèkó wọ́n ti bí mẹ́rin àbí márùn bá wọlé wọn bá wo fọ́tò wọn bẹ̀ ilé wọn ọ̀pá rẹ́mọ́ tó di rere torí pé wọ́n táwa lọ bí wípé àyà mí náà ni ẹlọ́sọ́lọ́tò káàfì kí ni bá kí yàtò sáàlẹ̀ hátù ń tàà lè sí kalẹ̀ dọ́là táwa dún bẹ̀rún Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Al-malu wal banuna zinatu l-hayati d-dunya والباقيات الصالحات خير من ربك ثوابا وخير عملا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابه وخير يعملا ولبنون زينة حياة الدنيا ولباقيات الصالحات خير عند ربك ثوابا وخير يملا نعم Anábíwá sallallahu alayhi wa sallama. Onílékúlé ọmọdé ń fẹ́tẹ́ná, wà fẹ́tẹ́ná tọrọ ọmọdé alìmáàlì. Lékúlé ọmọdé ń fẹ́tẹ́ná. Gbogbo ọ̀rán kọ̀ọ̀kan, gbogbo olú kọ̀ọ̀kan, gbogbo ayé kọ̀ọ̀kan, ìjọ kọ̀ọ̀kan ló ní fìtínà tọ́lọ̀ ń kó bá nígbà àwọn ànábì wọn dé. Wàfítínàtò mẹ́tí àìmáàlú. Ẹ̀rí bí jẹ́nà tọ́lọ ń dálẹ̀ báwọn ọjọ́ tèmi owó ìlú. Ẹlákùn kí ní ìdàmú owó àníṣì. Kí làwọn ìjọba ń para wọn sí? Kí làwọn lọ́balọ́ba ń tẹ́ra wọn léṣe sí? Kí làwọn ọmọ onílẹ̀ tí wọ́n dá alálẹ̀ gbádá wọn ẹbá délú mi àwọn ọmọ onílẹ̀ tàlẹ̀ bàbá wọn tán wọ́n wá lọ rẹ̀ǹtì yàn ẹ̀ndọ́wà lọ gbọ́n tí ọba fi tọ́lọ́run sí wà láì bàbá láàgọ̀ ni bàbá láàgọ̀ ni kiri ń dìjà ní mọ́sálásí kí ni ń dìjà láwùjọ ẹgbẹ́ owó kí ni wọ́n yọ owó kí ni wọ́n yọ àlífà sí owó

adágbé lóòkọ́ lóòhun ọ̀kọ́lọ́ lóòwò ọ̀gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àtàǹkì lóòhun èyíso owó ló ní wọ́n àwọn olówó wọ́n kò sọ́dọ̀ wọn ni nítorí wọn kápẹ́ ní tí ẹ bá kápá lónìí ní tó bá kápá tó lè ṣe tàṣàrùfù kámìl tó lè ṣe bó ti wọ́n mẹ́ tẹ́rù ní bàtàyà ìwọ lónìí <laughs> nísìnyí ọkọ̀ ọ̀kalẹ̀ wá ní wá yọ tuntun fún àwọn òwe owó ìwà bá tún fọ́ ọkàn nísìnyí ìwò láti wá sí ìwọ̀n jú ọlọ́wọ́ owó ló ní ọ̀wọ́ kò ní ọ̀sẹ̀ tó ìyá ọ̀sẹ̀ tó bàbá ọ̀sẹ̀ tó ẹgbùn ọ̀sẹ̀ tàwó sí tọ́lọ̀ tó sì tẹ́jẹ́ pé gbìyànjú ní ọlọ́lọ́ ní okó jọ àálòó ni kó wọ́n mọ́ níwá ẹ̀sà ní àgbàdo àjífá ààrùn ẹlòmí ò ní owó lọ́dọ̀ ní ọ̀kántégò owó ṣùgbọ́n yí ń kọ̀ntrú ara rẹ̀ sí kọ̀ntrú tó ní yọ́wà àwọn ọmọ èèyàn káàkiri àdúgbò lábá ní ẹnu ṣe súnà kan bí kan tí wọ́n pè yọ́ lọ yà á kọjá lábájá ó sì ṣe súnà tí ẹ̀wà sọ fún ọlàgbà fún ìyàwó rẹ̀ wọ́n wá ránṣẹ́ sí ọ̀pẹ́ ọwá bí fábílì ọlọ́ọ̀rá yìí tó sì Àìlẹ́mọ̀tòrò àyá ti dúníyà lówó, àìsàyé náà ni ayé náà wọ́n ní òṣèlú oríṣẹ́ ohun, kí lọ ń bá kí? Àwọn òṣè kí ni, kọ̀ráyé wá, àwọn ọ̀tá rẹ̀. Ara alé ara ẹ̀hún kọ́ sí ní, ọgbádùn ààrẹ, òun náà nǹkan fún rẹ̀, ọgbádùn ààrẹ. Èpè ni wọ́n máa ṣẹ́ fún, owó rí bú díngéki, ń pẹ́ wọn tó gbà lọ́wọ́ ẹ̀, ń pẹ́ wọn tó lùpa. Àlèmọ́ alówó lùbẹ̀nú زينة الحياة الدنيا Ẹ̀ṣọ́ ayé lówó, ẹ̀ṣọ́ ayé nílé, ẹ̀ṣọ́ ayé lásọ, ẹ̀ṣọ́ ayé ni gbogbo dáa lò níbẹ̀. والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا الباقيات الصالحات خير عند عند ربك ثوابا وغير ناملا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير ناملا الباقيات الصالحات àwọn fún dọ́sí ìwà tó púpọ̀ nígbàtí lọ náà nílẹ̀ látò padà sí

ilé gbígbé tó bá kọ dáadáa tó fi ọ̀rọ̀ nǹkan wọ́n ọlọ́run ilé tí ń kọ́ ìmọ̀ fẹ́mọ̀ gbóbẹ̀ nítorí rẹ̀ ẹ̀ bá ń gbọ́ ọlọ́run aṣọ tí mo rà yí mo fẹ́ rà torí rẹ̀ tí mo fi ṣe díẹ̀ kódà oúnjẹ tí mo fẹ́ jẹ yìí ń jẹ torí tiẹ̀ tó ti nínú mélòó iṣẹ́ tó ṣe pé tí ẹ̀bá ń ṣe ẹ máa wo fọ́tò rẹ̀ bí ìgbà tó jẹ́ pé iṣẹ́ tó dáa ni iṣẹ́ ayé iṣẹ́ ayé lẹ́ẹ̀kà sí lẹ́ẹ̀kà sí fọ̀yẹ̀kúrùn àwọ̀ ẹ̀sí àmìlẹ̀ àfíra bẹ̀ hosnẹ̀ nìyà àmọ́ ń gbà tó jẹ́ pé ẹni tó ṣiṣẹ́ àníyàn rẹ̀ dáa ni ó bá ṣiṣẹ́ ààrẹ tọ̀run ọlọ́wọ́ sì sánlẹ̀sàn rí lórí ẹ̀ sí òṣèlú mo ní wọ́n ń sànú tálíkà ládùúgbò ní wọ́n ń gbé gàrí wá láti Ìkẹjà ìwọ̀n tí ń bẹ̀rẹ̀ aláúsá aláúsá tí wọ́n sí ń ṣètò kílẹ̀ tí ń Government House Secretariat mo tó bá ti pín mẹ́ kò ní gbé wọlé rẹ̀ lọ́nà owó àwọn mọ́tò tẹ́ wà ní jẹ́ pàkì kalẹ̀ yẹ fẹ́ kó fẹ́ mẹ́kí kó lọ́dúgbò àwọn ọmọ bọ́ọ̀yà àdúgbò tẹ́ dìbò fún wa wọ́n bẹ́m̀bẹ̀ tán rí kan sí sí wọ́n ti gbà ìwọ gbà tí iṣẹ́ kan sílẹ̀ ọya ọmọ kalọ̀ bí iṣẹ́ iṣẹ́ ayé ni àmọ́ ti dìtàlì kìámà وكم من عمل يتصور من بعمل الآخرة mélòó mélòó iṣẹ́ tó ṣe pé yóò yà fọ́tò bí ìgbà ọjọ́ pé iṣẹ́ ọ̀run Fẹ̀yẹ̀sílò àmẹ́lẹ̀ dúníà bí sún ìnìyà. A máa ń gbà tó ṣe pé ẹni tó ṣiṣẹ́ yìí àníyàn rẹ̀ burú ní ọba ti ṣe ayé. Bí mọ́sánásí kíkan, tẹ́mọ̀ pẹ́lọ̀ mí kọ́ bá ṣe ń gbò oṣù rẹ̀. Wọ́n bá pa owó àsánásí wọ́n pa gbà ní àẹ́gbà tó ń kọ́ bá ṣe gbà náà ni. Iye tẹ́ bá ti pa ẹjọ́ wọn mọ̀ mọ̀, ọsọ mọ́sánásí di sọ́ọ̀bù ọjà. Ìmáàmù ìlú ọmọ gbà ń sanwó fún lè máàmù. Làdáni ọmọ gbà, làdáni ń sanwó làdáni gbogbo ọ́ta lọ́sí tẹ bá pa gbogbo mòlúrí tẹ bá pa ìlàtíkà sí tẹ bá ṣe ẹ̀kọ́ wáyìn wọ́n sì ń kó fún ó di business iṣẹ́ ọlọ́run ni àwọn ti fi ṣe ayé ìgbésó ènìyàn ìyẹ̀lẹ́ ọkọ̀ mọ́ láti kalẹ̀ gbẹ́tọ̀ mo yọ̀dá bàbá bò lẹ́ni àti pẹ̀lú ọjọ́ náà ó ti títà ìjẹmọ́ àkọ̀tí tọ́kà mímọ̀ kí ni ọkà wà lẹ́fin kírun ní ẹ̀sìn ní mọ́ kí tèmílẹ̀ ah, àbájọ́ mọ́ kí náà ni àti ìyá ti kọ́ mọ́ láti àìmọye àfá lọ kọ́lé kí ẹgbẹ́ bísínẹ̀sì lọ́rù sí àìmọye sí ò lọ dázárí alẹ́ Òjẹ́ kọjẹ́ bá kìí àtùsọ́lẹ̀ àtùmọ́ òòrùn àníyàn títí ń bẹ lábẹ́ rẹ̀ ti di lágalágá o. والباقيات الصالحات خير عند ربك ثوابا وخيرا عملا Ìṣẹ́sàárá yíò sàká ìtọ́bí ṣe àwọn bá kìí ẹ̀sùn sọ́lẹ̀ àti tí ó kú fẹ́ bá kú tán tí ó máa kù lẹ́yìn ìwó ti kú iṣẹ́ rẹ̀ ó kù. Ẹlàpọ̀ ẹjá wo bẹ̀, kàtàkàlì lọ jẹ sáàrì. Tàbá ẹjọ́ bá pọ̀ ní rántí mọ́ àwọn tàbá ti sókìsì ní ọgbọ̀n ọdún ọlọ́mọ́sà fún wa sí tó bá fún àjọ lọ́gbà ọlọ́mbà wa sí ìsìláàmù iṣẹ́ kìtìkìtìkìtì ní kìíṣe fàájì tó díṣe tààrí ìfẹ́ kí ó ṣe kọ́ yọrí àwọn ìlàngbà yọ lọ́wọ́n pẹ̀lú ọjà máa lẹ́nu Àmín. Mọ́ṣà ti sáà ni ó bàjẹ́ ọgọ́dé kó wá ní pé kó tó parí wọn ó rí pé ó mú ọjí tó lò ní mú tó fi mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpínparí wọn mú tí mẹ́rìnsì ìrìnàjò ìdájọ́ máa wù ọ tó wá kù sáàtà tọ́dún kọsùn lápọ̀lẹ́gbẹ̀rẹ̀ Wọ́n kò kú mú torí tẹ̀tàrí ìjọ kan ó jùkọ́ lọ bá gbọ́ ọkùn ah! tẹ̀tàrí ni a máa sunkún rẹ̀ tí wọ́n ó níwọ̀n sunkún níwọ̀n sunkún níwọ̀n sunkún gbogbo àwọn ọmọ tẹ̀rẹ̀ wá dé ọ̀gá kí ló dé ọ̀gá kí ló dé ọmọ adámà ti bọ́mọ̀ òun lọ́wọ́ ẹ gbogbo ẹni ń gbàwẹ̀ yìí gbogbo ẹni ń gbàwẹ̀ yìí wọ́n dọ́mà àlìjẹ́ nínú tọ́lọ́n ti sípẹ̀ fún ọ̀tẹ́kú torí bàbá àwọn ọlọ́run fi ṣẹ́ èpè àwọn ilé ìrọ́bọmọ àwọn ọmọ tẹ̀sẹ̀ tá ní sí ẹgbọ́ọ̀ ọ̀gá ilé sùúrù kí lẹ fẹ́ gbogbo dábà sí náà tí wọ́n fi ní bọ́mọ̀ lọ́wọ́ ẹ̀rọ̀dà kò burú ọ̀gá ó ní ẹmọ́ bínú tọ́dún bá ń kọ̀tún lànà o tàbí jẹ́sìlẹ̀ mẹ́wàá ni ó a sì ṣe síbẹ̀ kí lẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run lágbára ọlá pẹ̀lú sunkún yìí gbogbo sẹ́wọ̀n làwọn bàjẹ́ ó lẹ́sẹ̀ bàjẹ́ sàlàyé bí wọ́n gbọ́ wọ́n mú tí sínà ni wọ́n sọdún wọ́n jalè tí ìra sọdún yọ́ ta tẹ́tẹ́ wọ́n ta láti ọdún kọ̀lá fáà ẹ́ wọ́n tí wọ́n ọjọ́ ọdún tọ́wàlì sọdún wọ́n fáìlì wọn bá tí wọ́n lẹ̀ tí wọ́n gbà dáa tí wọ́n gbà ìtàní ọwà ààrẹ ní pẹ́ta ẹkù ṣe ẹ̀ṣẹ́ oúnjẹ bá lè ṣe bẹ́ẹ̀ kẹlẹ̀ bàtàjí kọlọmọ́sà tàgbó wájí mọ́tàwà láàmú mọ́ sí bàwà ń tẹ́jẹ́ ààyà wọn àtúnú alhamdulillah nínú bá àtúnú la ilaha illallah nínú àtúnú àwọn aṣojú ẹgbẹ́ nísìn kọ́lọ̀wọ́ gbàdúrà gbogbo wa. Àmín. a ń sáré rẹ̀ láìláìlàlá Muhammadu Rasulullah Asọ́látò àṣàrà mú àlá àìrí kálẹ̀kìlá, a ṣẹ́gẹ́ fẹ́rọ́lá, láìláìlọ́lá, Muhammadu Rasulullah, Asọ́látò àṣàrà mú àlá

Wọ́n ni wọ́n ṣe àdúrà. Màmá àti bàbá tó bí àwọn alfáwà sọ́ọ̀lẹ̀, kẹ́ ṣe fún wọn.